إن الحمد لله نحمد <clears throat> نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله a dúpẹ́ fún Allah subhanahu wa ta'ala a tọrọ alékún kí a ti gẹ̀ fún annabuwa Muhammad sallallahu alaihi wa alihi wa sallam ilé tí a ń ṣe àlàyé lọ fún ara ẹ̀yẹ miami nínú Islam lítàdí ń sálàyé fún àwọn tí wọ́n wà láyín àyíká wa nínú àwọn tajáwọn Christians àdẹ̀ ń sàlàyé kú ní kálùkù lè bá mú èyí tán pè lódúdó kú ní kálùkù fi ìrọ́ kalẹ̀ kátẹ̀lé òdodo kátẹ̀lé ẹ̀sì tí Ànábì Ibrahim aleyhisselam tí wọ́n ṣe kátẹ̀lé ẹ̀sì tí Ànábì Musa alayhi salam anabi isa alayhi salam hmm? àti annabi wa muhammad sallallahu alayhi wasallam ẹ̀sìn táwọn òjíṣẹ́ yìí ṣe oná ní kí àwọn náà ṣe ilé ìsìlẹ̀ yóò fi bá Allah subhanahu wa ta'ala wọn lè yóò fi bá wọn pàdé dáadáa nukto kan tí mo fẹ́ drive at inshallah kí tó lọ síbi nukto àwọn ìbéèrè kọ̀kan tó wà lórí nǹkan tó ṣẹlẹ̀ lórí àgbélébù ǹjẹ́ lóòtọ́ ni kíní kankan tí ẹ̀ ṣẹlẹ̀ lórí àgbélébù ṣé lóòtọ́ ni kíní kankan ṣẹlẹ̀ lórí àgbélébù àdẹ́ ṣé lóòtọ́ ni wípé Jésù wa kú fẹ́ṣẹ̀ wa eléyìí àti mọ̀ pẹ̀lú àwọn ẹ̀kúnrẹ́rẹ́ láwọn ọ̀rọ̀ tó kọjá bọ̀ inṣáàlá a sì ju àwọn ìbéèrè kọ̀kan síta léyìí tí ó ma tọ́ka fún ẹni tó bá ronú jìlẹ̀ láti wọ́n wípé kíní yìí fiction ni o nǹkan tí wọ́n kàn gbélẹ̀ rọ̀ ní àmọ́ká tó lọ sí bíbẹ̀ ó láwọn nẹ̀kọ́ tó kan àbíká pay attention sí ìwé táwọn Christian tí wọ́n ń wípé àkọ́kọ́ ni pé láwọn books kan ó dẹ̀ láwọn gospels kọ̀ọ̀kan tó jẹ́ kò sí ń bẹ̀ mọ́ nínú ẹni the gospel of Barnabas <clears throat> gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni pé ẹ wá fura pé àwọn ìwé kan wà tó ṣe pé àwọn nǹkan àwọn tẹbáníkẹwà wọn bí Matthew John Mark and then Luke ẹ̀rì pé ó yàtọ̀ sáwọn ìwé kọ̀ọ̀kan láwọn tó ṣe pé Paul ń kọ ta ni Paul gẹ̀gẹ̀ náà èyí tó bá wo christianity lè ní yíò wà rí pé kèkí ń ṣe christianity gan polynity ni religion of paul ni who was paul paul jẹ́ yehudi nínú àwọn jew ni lè tó ṣe pé nígbàtí jésù wà láyé according to the bible nínú àwọn tí wọ́n gbógun ti jésù jù láyé inú ọwà tí wọ́n sì gba iṣẹ́ tí wọ́n mú ara rárá so paul nìyí eventually nígbàtí Jésù wá kú àwọn wá ń pàpẹ̀ mọ́ra wípé ẹ máa wọ ẹni tí ó gbà fún yàn nígbà tó wà láyé o nígbà tó wá kú àwọn kílèmù wípé àwọn rí ìmọ́lẹ̀ kan wọ́n wá pé ohun kan àmà jíṣẹ́ sí ẹ̀mọ́ jíṣẹ́ lórí àìmọ̀kan ok ìmọ́lẹ̀ kankan dédé dé báyìí yìí ó yá kíníkan kíníkan yẹ́kan jáde náà ni ó yá kíníkan kí ló ń pèpè sí ọlọ́nsọ ní Qur'an kul hadhihi sabili ad'u ila Allahi ala basiratin ana wa man ittaba'ani gbogbo àwọn òjíṣẹ́ Ọlọ́run Ọba kulluhum da'u ala al-basirah orí ìmọ̀ ìmọ̀ ìmọ̀ ìmọ̀ nípa kíni ìmọ̀ nípa iṣẹ́ tí ṣe wá rí gbogbo ìwé gbogbo nǹkan táwọn kírísítẹ̀nì padà wá ń tẹ̀lé in reality it was a later fabrication of Paul ìwé kan wà wájú mi bíbí Gospel of Barnabas wọ́n kàn fi ṣàlàyé nípa rẹ̀ àwọn márùn rí wá nínú àwọn New Testament and then there is another gospel lè tó ṣe pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn Christians náà church fathers wọ́n ti hide e kó lọ́dọ̀ àwọn general mass because Barnabas and Paul tó bá ka ìtàn àwọn ìtàn yẹ dáadáa ó clear pé àwọn méjèèjì ń kọ́ wọ́n ti fìgbà kan jọjọ wà rí àmọ́ padà jọ túká kí nìdí Barnabas rí Paul ti ń change ẹ̀sìn yìí Paul ti ń gbé àwọn nǹkan mí wọlé now Paul èyàn tó ní hubbu zaman èyàn tó nífẹ̀ẹ́ ká borí ni fe nífẹ̀ẹ́ ká kí ni Paul ń ṣe Paul ń rí pé nǹkan tí Barnabas ń sọ because láti bẹ̀rẹ̀ wàlá ẹlòmí mọ̀ pé kò sí nǹkan tán pè ní Christians gan like láyé Ànábì láyé Jésù wọn pẹ́ni bọ̀dí Christian àti Jesus àtàwọn tó wà ní haúlà wọn gbogbo wọn ríran gẹ́gẹ́ bí ọmọ Israeli táwọn ń tún ẹ̀sìn Moses ṣe ni táwọn dẹ̀ mú àwọn àlékún wá pé eléyìí ò sí ń bẹ̀ mọ́ because Ànábì Isa náà mú wíwá so wọn ò ríra wọn as a distinct kíní àyàfi the first time was, was in Antioch Antioch ni nígbàtí Barnabas tí wọ́n ṣe dáwà àtàwọn yòókù nínú àwọn tán jẹ́ àwọn sahaba Jésù tán àwọn disciples of Jesus àwọn Hawarijun tí wọ́n continue dáwà yẹn ipá ah, nǹkan báyìí ni báyìí ni báyìí ni àwọn eléyìí tó ti change yìí àwọn táwọn pastors yìí ti change yìí báyìí báyìí báyìí kódà but later it was in Antioch that was after the death of Jesus Lo, lo, lo, lo, lo. láwọn kankan ní pé these are the followers of Jesus wọ́n bẹ̀rẹ̀ sí ní máa pè wọ́n as Christians but níbẹ̀ náà wọ́n sì gẹ́gẹ́ bí Jews but tátún ní ziyada but later kíní yìí ń fẹ́ kíní yìí ń fẹ́ Paul ó ní àwọn Greek ideologies àwọn ideology Greek ẹgbàsọ fún káwọn Greek tẹ́lẹ̀ náà aslan to bá kódà láì tẹ́ ẹ̀kà nípa anything gbogbo àwọn fíìmsì tó ti máa ń wò ti pẹ́ àwọn mọ́sá àgbé fíìmù ọ̀dá bọ̀wọ̀n kan àtọ́ ti fún ọwò kó tó fílẹ̀ àwọn Achilles ni àwọn orísìí tó wọ́n àwọn fíìmù àwọn Greeks Latins bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ báyẹn ó ma rí pé issues of demigod ọlọ́run af èèyàn af irú Achilles báyìí wọ́n ní bàbá rẹ̀ Zeus ni ìyẹn wá láti planet kan ìyá mother god so mother god and another father god wọ́n wá give birth to so gbogbo àwọn ideologies of god ń change ọlọ́run àti èèyàn èèyàn ń wọnú ọlọ́run ọlọ́run wọnú èèyàn mẹ́ta wá ń di méjì kan padà wá ń dẹyọ kan tí ò ní yé yíyẹn gbogbo àwọn bí magic bí à ń dà nǹkan wúrẹ́ ó pọ̀ lọ́dọ̀ àwọn róòmù gbà yẹn náà nígbà ẹ̀dẹ̀ ní róòmù ló ń rúlù àwọn jews gbogbo palestine everywhere egypt syria gbogbo wà lábẹ́ ìjọba Róòmù gbà náà lọ́hùn Paul nìyí ìwé èyí tó bá ní dẹ̀mà sẹ́ndẹ̀ sí àdẹ́ndọ̀ bí class inshallah kó náà Paul òun náà kí náà ń pè òun ti láwọn Greek ideologies gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé Jahm bin Safwan lọ́dọ̀ tiwa náà nínú àwọn tánwà padà bá Islam jẹ́ òun náà Greek ideologies those Greek ideologies yẹn ló Islam tó dé affect Islam dè ní òun ló padà bí bí bí ló padà dáwọn àṣà ẹ̀rọ táwọn tí wọ́n kó káàkiri báyìí so kini it was a problem of all prophets and messengers kekin ṣe prophet problem mo Jésù nìkan gan to go out of manual Islam je fo ni hadith kan hadith hadith Ibn Mas'ud radiyallahu anhu Ànábì ń sọ sallallahu alaihi wasallam pé kò sí òjíṣẹ́ kan t'Ọlọ́run bá wọ́n tí ẹ bá ṣe pé yóò ní àwọn tí wọ́n jẹ́ àwọn ẹni tí wọ́n tẹ̀lé nu sahaba tí wọ́n dúró ṣinṣin ti ẹ̀sìn rẹ̀ Ànábì ní pé to jíṣẹ́ ìbá ti lọ tán o àwọn kan bá dé yaquluna ma la ya'lamun ويفعلون ما لا يؤمرون tánàbí ẹ̀bá ti lọ tán báyìí ó ra ọ̀kan tí wọ́n bẹ̀rẹ̀ sí ni wọ́dé wọ́n ma gbé tuntun wọlé wọ́n ma gbé orísìsì wọlé múlẹ̀ ti rẹ́lẹ̀ ànábì tó kú ní sí òmìnlẹ̀ ìwà ìjáṣẹ̀lẹ̀ láàrin Barnabas àti Paul wọ́n kí mọ́ Barnabas láàrin Gospel of Barnabas àwọn prophecies of Muhammad ohun tó kú so yẹ báyìí àbí nínú gospel yẹn so ó wá di wípé lesson lesson Paul ti ń deviate ó ti ń deviate ó ti ń deviate ó ti ń kò níbi teachings of Jesus ó ti ń di wípé Jesus gangan was divine ó ti di pé Ọlọ́run ni ó wá di pé wọ́n á di faction méjì faction kan Paul faction kejì Barnabas and then Barnabas ó kọ̀ gangan ni Joseph ó kọ̀ gangan ni Joseph tọ́yìí kí ní ẹ mo sọ fọ́ pé tó kí ní ẹ̀nà affect islam o kìí ṣe christianism nìkan ló affect o shiism ẹwọ̀n gbọ́ shia muslim kí ní kan shia abdullahi bin saba òun gangan ni the greatest example of paul abdullahi bin saba was also a jew tó wọnú ẹ̀sìn islam láti wá corrupted from within kí ní ẹ̀kù síbí èsì kí ń ṣẹlẹ̀ because kí ní kàtàwọ̀ ta mọ́ sí ní pé àwọn ọ̀tá ìkélé corrupt kan from, uh, from outside in most cases òdodo wà òdodo kò bá jíyàn mẹ́ta pẹ́rẹ́ ló wà lórí òdodo ó mọ́ lè àti bìwó kí la lè ṣe náà wo àwánú ẹjá wọnú wọn ẹjá wọlé àwà wọlé àwà mọ́ àwọn aláìmọ̀kan àwà mọ́ kó nǹkan mí sí wọn lára tó yàtọ̀ sí ẹ̀sìn ọlọ́run yẹn àwà mọ́ ẹn ilé ní ìgbàlà ọ̀fẹ́ kan ìgbàwó so uh, in short ni pé Paul ó corrupt christianity ó wá di pé òun wá mix christianity tí ẹ̀ ó mix christianity tí ẹ̀ pọ̀ mọ́ greek ideology léyìí tó bá ń táwọn rome because in tó fẹ́ ni kó fẹ́ káwọn ó fẹ́ lérò ó fẹ́ ní followers tó pọ̀ gan bó ṣe dípá wọn tó jáwọn rome bó ṣe bẹ̀ sí mọ́ gba ẹ̀sìn ẹni pé ahẹ́ ẹ̀hẹ́ ẹ̀hẹ́ ó ti jọmọ́ ti wọn bẹ́ẹ̀ni abẹ́ọ̀kan gbogbo wọn rọwọ́nú ẹni ó kàdà wá lérò gan débi pé ó kàdà wá di pé àwọn Rome wọ́n ti wá pọ̀ tí wọ́n ti already tán ti adopt Christianity because Christianity tí wọ́n adopt yẹn kìí ṣe Christianity pé ẹfẹ́ bọ́ọ̀lẹ̀ ẹ sì máa ṣe ẹbọ yíyẹn náà but now in an advanced way kìí ṣe pé gbogbo ọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ ká máa ṣe lọ́hun wà láì Paul ma yá gbogbo ẹni ọkàn ìgbàgbọ́ wà Paul was a mọ́jì Paul padà sọ gbogbo ẹ̀ṣẹ̀ di pé ọkàn ni ọkàn lọ́wọ́ owó kí ni ẹ̀yìn gbogbo sẹ́tẹ̀wà ń kírun òun ṣe kí kò nídì ó sọ́kẹ̀fẹ́ ti má sógbé táwọn christian náà sọlé nínú you know see see see my, see my brother my brother just make sure ìjáwù pọ́nbélé ni ó jàbọ̀ rọ́dẹ̀ ẹ̀sìn ọlọ́ọ̀ba kúrò níbi àwọn actions àwọn iṣẹ́ ó di wípé in ah, tó kù ní pé kákan fi sínú ọkàn náà so <clears throat> kí ní kan tó wá ṣẹlẹ̀ ní wípé issue wa bẹ̀rẹ̀ because ní ìsinmi government ti already àwọn èèyàn ti pọ̀ tán adopt Christianity Paul which is Paulinity and then uh, àwọn others àwọn others sì remain lórí pé no this teaching of Barnabas òun ló sì jọmọ́ teaching of Jesus himself and that preaching was that Jesus was human and prophet he was never God wallahi kódà jésù fìgbà kan jọlọ́n kò gbà kan jọlọ́n kò tí ẹ̀ ilé jọlọ́n so that teaching ó wá di pé oppression bẹ̀rẹ̀ sí ní máa ṣẹlẹ̀ nam now so ó wá ní ok ó tún ní kọ̀dí àkàtí ma tún mention again wọ́n mention kìsọ̀ kan bí pé ní 4th century after Christ that was 400 years after him ó sì láwọn sects kan tí wọ́n remain tí wọ́n pè ní IP Sisterians so àwọn IP Sisterians yìí àwọn sì rífà ìpé Ọlọ́run ọba ń kọ́wọ́ ẹ̀yọ̀ kan péré ni ìyẹn continue lọ bẹ́ẹ̀ tó fi padà ní bí tó fi padà ní bí 312 after death now okay hey ó wá ní two ní time tàbán sọ yíò ní 250 to 366 years after death of Jesus ó wá láwọn ìjọ méjì kan tán pè ní eh, ó lẹ́rùn ọ̀rọ̀ méjì kan bishops ni wọ́n church fathers ni wọ́n wọ́n gbé kan ní Arius wọ́n dẹ̀ ń pè kan ní eh, kínáńpè eh, Athanasius Arius ń preach lọ sí bí pé Ọlọ́run bẹ kan ló wà bishop bí inú àwọn pastors àwọn Christian òun gbà pé Ọlọ́run bẹ kan ló wà ìkejì ń pèpè lọ sí wípé ọlọ́bà méjì ló wà àwọn kíṣọ́kọ̀ lábẹ́rẹ̀ in tó padà ṣẹlẹ̀ ní wípé ìyíṣù padà ṣẹlẹ̀ gan débi pé ọba ní láti padà adopt as officially now that preaching of Trinity ó kàdà wà officialize lọ́dọ̀ àwọn Rome débi pé Constantine òun gbà bẹ́ẹ̀ tó ti pé ó ní àbúrò obìnrin kan tó wọ́n gbà bẹ́ẹ̀ òun gbà pé rárá arianism ni ìgbà ló di pé wọ́n bẹ̀ imtihanu bẹ̀rẹ̀ imtihan wípé ìwọ tó bá ti bàkí mẹ́ta lọ́kan bá yíò ikú ni èyàn tó bá kà nípa Christianity Christianity láwọn red and black and dark past tó ní agbára ní o hey no peace and kinikan love níbo sword and blood ni lọ́kà nípa crusade kó ká ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ tó sàn lórí crusade òkè ní ìṣẹ́bà tó rí crusade ní tó rí nípa crusade ní pé àwọn kí flyer ńláńlá ẹ̀ we are doing kí crusade táwọn yóò lọ síbẹ̀ lálẹ́ tọ́lọmọ kọrin àbí it was full of blood and injustice lórí kí táwọn christian man sọ wípé Islam was spread by sword ah what of Christianity Christianity was spread by sword slavery killing injustice bóòlù ẹ̀ṣẹ́ spread ẹ̀ ní Africa bíbí o ń tàrà rẹ̀ bóòlù ẹ̀ṣẹ́ mú West kódà ní Africa as a whole specifically West in bí how was Christianity spread missionary colonialism ni ibi ká kọ́rùn ẹ̀lẹ́wú ká fagidi sọ wọ́n di Christians ni kò síwẹ̀ nínú ẹ̀sìn Islam bẹ́ẹ̀ mo tún challenge ẹlẹ́mí ẹni pé àwọn jihad tó wá ṣẹlẹ̀ ń kọ́ ẹ̀bẹ́ ni kò sígbà kan tẹ́nì kankan fìgbà kan fi ìdàsẹ́nì kankan lọ́rùn ní pé ó yá gba Islam àbí kí n ṣe kíníkan la bẹ́ẹ̀ ni Islam ó ti di dáúlà ó ti dìlú wọ́n expand authority ni kò dẹ̀ sílù kan tí ò kí expand authority bẹ́ẹ̀ ni so àwọn bẹ́ẹ̀ àyínà expand authority ti yìí So sàánà ní right àti expand authority tiwa èyí tó bá ti win ní ilé yóò sí jàmbẹ̀ àwọn pàwọn mùsùlùmí wà kọ́nkọ́ àlúkàtán wọn wà kó gbọ́n jáde ó yẹ ma pàwọn lẹ́ẹ̀kọ́ kan tí wọn ò bá ti gba Islam kò sígbà tó sígbà tó ṣẹlẹ̀ rí bẹ́ẹ̀ wọ́n fọ́ ní kálùkùlẹ̀ kò máa ṣe tiẹ̀ àmọ́ dáwà Islam ni ó borí at the end of the day àwọn èèyàn padà ń convert sí Islam fún àwọn náà nínú àwọn ọ̀nà tí Islam fẹ́ fún Nigeria sì bí trade wa ń bẹ àwọn Arabs àwọn Arab North Africa táwọn ti gba Islam látàrí àwọn sahaba wọ́n mọ̀ ń tírèdì káàkiri wọ́n gbé tírèdì wá sí north ní Nigeria bíbí ní north lókè lọ́hùn látàrí muhammadu táwọn yẹn gbá ẹni dáadáa láwọn ilé yìí àwọn yẹn bẹ̀rẹ̀ sí ní ma adopt ẹ̀sìn Islam ó bẹ̀rẹ̀ sí ní ma spread kí ní kẹ́ndà pẹ̀lú ẹ̀sìn Islam òdodo ni tá bá ti ṣe ìdáàrù òdodo yẹn àwọn èèyàn wọnú ẹ̀ fúnra wọn kò dìgbà tẹ́ bá fìdà sáwọn ẹ̀ lọ́rùn àwọn Christianity ò láà slavery fagidi kọ́ àwọn ìlọ bóò ni christianity ṣe islam ṣe spread ní spain bóò ni christianity ṣe gbàdàgbà spain lọ́kàtàn islam spread ní spain pẹ̀lú pé àwọn musulmi jà wọn lógun wọ́n dẹ̀ win wọn wọ́n dẹ̀ borí wọn islam gbàbẹ̀ àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní mọ́ wọnú ẹ̀sìn islam fúnra wọn débi pé islam lò more than 800 years ní spain nígbàtọ̀ dípa àwọn crusaders padà gba spain tán kí náà ṣe wọ́n bẹ̀rẹ̀ sí ní mọ́ pa everybody tó bá ti lóhun ṣe christianity ó dìpá lórí padà ń fa gidi gba christianity gòkè kásà sọ pé christian ìwà kámọ́lẹ̀ bà pàwá wọ́n dìpá wọn yóò gbàmá kí ní kàtà tó padà tún ṣe mọ́ pàdé ọmọ spain kàlá ìpẹ́ ó wá tún sọ pé nínú kàtà tún ṣe ni pé tó bá ti bímọ ń gbàyìn wọ́n sọ pàwọn eléyìí change tó bá ti bímọ tó bá ti ń bímọ báyìí wọ́n gbọmọ̀ yẹ lọ́wọ́ rẹ̀ ni àwọn ni wọ́n tẹ́rẹ̀ christianity tí christian american sọ ọ̀fẹ́ milé ni pé kíní kan islam was spread by ọgbọ́ gbádùn ní èyàn tí ò bá kàtọ̀ lórí mọ́sàn yóò fún èyàn tí ò mọ́ tẹ́ ti ṣe sẹ́yìn ni ẹfẹ́ dásọ̀bọ̀ láyé kò sí dásọ̀bọ̀ ìtòsíṣẹ́ change ló fi jẹ́ pé àwọn continue láti mọ́ enlighten àwọn mùsùlùmí ní pé ẹ wo kíní dáadáa ẹ learn ẹ study ẹ kà ẹ busy ẹ ṣe research don't just sit down kẹ́yìn ká máa pákọ́ fún wọ́n yí ń parọ́ fún musulmi bá wọn láyé musulmi ń gbà o kà lè máa o lè máa scope mi láàrin nígbà ṣe research on your own ó wà wípé àà ah, ah. lọ́wọ́ àwọn ìgbà tí Islam ti fi orú láwọn ìwọ̀ kan rí lọ compare sígbà táwọn crusade padà gbá Jerusalem have been ruled by the Muslims for years hundreds of years gbà tó yá àwọn crusade gbà àwọn crusaders gbà nígbà tó yá Salahuddin al-Ayyubi òun tún gbà padà inú àwọn Christian dẹ̀ dùn sí gbà yìí bẹ́ẹ̀ ni àtàwọn Jew because wọ́n pàwọn musulmi ń sábòsí wallahi wọ́n mọ̀ kí ní ẹ̀kọ́n bí nípa musulmi ń sábòsí nígbà tí Umar kọ́kọ́ kọ́ńkọ́ Jerusalem tó gbà lọ́dọ̀ àwọn crusaders gbà yìí wọ́n san jizya bẹ́ẹ̀ ni wọ́n ma san jizya ó yé báyìí àbí so ó dẹ̀ láwọn restrictions sí dáwà wọn dáwà Islam ló gbọdọ̀ borí àmọ́ wọn ní force anybody gba Islam kódà àwọn Christian dẹ̀ ma ń complain fáwọn olórí gbà yẹn olórí nǹkan bẹ́ẹ̀bẹ́ẹ̀ ṣẹlẹ̀ kódà àwọn mùsùlùmí ma ń fìyà àwọn olórí ma ń fìyà jẹ àwọn mùsùlùmí torí àwọn Christian pé à ó sàbòsí fún à nígbà ó yá ẹlọmọwàá ṣùgbọ́n kí ní nǹkan fact and realities ni káàlọ mọ́kànlá ilé ìjẹbi summary ni inṣáàlá káàlọ síbi story of the eh, story of the cross kábìrì àwọn questions kọ̀ọ̀kan lè tí ó mọ̀ ńlá àwọn questions yóò là wá lójú nípa pé ṣe nkẹ́kẹ́dẹ̀ ṣẹlẹ̀ lórí àgbélébù àkọ́kọ́ testify pé jésù nínú àwọn yehudi ló wà nínú àwọn jews ló israel ni jésù wà wọ́n máa ń ṣe wáàsí ní káàkiri láwọn àwọn ààyè ṣe wáàsí ní temple yìí lọ sí temple yìí kódà temple of Solomon wọ́n ma ń ṣe wá wọ́n ma ń ṣe lecture bẹ̀ ní temple of Solomon ní Jerusalem ibi tẹ́tí wa mọ̀ fura sí pé ṣe story gan real kí wá ló wá dé ta fi ní láti háyà ẹnìkan for 30 pieces of silver láti lọ bá wa mú Jésù ẹni yìí wà nítòsí wa ta lè mú kìí ṣe ẹni tó wà ní hidden tọ́rọ̀ ní láti háyà ẹnìkan tí wà bá wa káàkiri ẹni ìgan ibi tẹ́tì mọ́ fúra pé à ṣe kíso ìgan ṣe kìí kó wà fabricated ẹjíká tún wà another point point ẹlẹ́kejì ni pé now ṣe gbogbo ipé Judas olọ́mú Jésù wọ́n fún ní 30 pieces wọ́n kà má gbélébù gbogbo àwọn wàhálà tó ṣẹlẹ̀ gbogbo láàrin 24 hours everything was just between 24 hours and everything kept changing now kíní àwọn ìṣẹ̀lẹ̀ tẹ́lẹ̀ kò síbẹ̀ yẹn kìí ń ṣe ìṣẹ̀lẹ̀ tó lè ṣẹlẹ̀ láàrin 24 hours péré kódà nínú ẹ̀nà ni pé nínú 24 hours ẹ̀nà ni Judas ẹ̀yìn eh, kí náà gbé Judas padà lọ kọmítì sísáìdò tó ti pé kí sọ mímọ̀ ẹ pé rárá ní kàn lọ ó kàn ṣe kíní ikùn rẹ̀ kàn fàyàdà nínú náà so nínú ẹ̀ ni wípé nígbàtí àwọn Jews tí wọ́n gbí pé àwọn pa Jésù ni wọ́n ní di àṣẹ látọ̀dọ̀ um, Pilate hmm, láti fi kọndẹ́mù Jésù ó wà nínú Matthew chapter 24 verse 11 to 14 ni pé Jésù dúró síwájú governor ẹ wo wò Jésù dúró síwájú governor. létà ń pè ní Pontius Pilate ó dúró síwájú ẹ̀ governor wá ń bèèrè lọ́wọ́ rẹ̀ pé adó the king of the Jews sí ọ̀lọ́bà àwọn Yehudi ni jésù ní pé ìwọ wí tapin tó wí nánu nínú lẹ́yìn ìgbà yẹn àwọn jíù àwọn prisbẹ̀rẹ̀ sí ní ma dìde pé òun ló ṣe báyìí ó ṣe gbá wọ́n parọ́ mọ́ ó yẹ ìṣẹ́yẹ báyìí ẹ̀dẹ̀ náà máa tí wọ́n parọ́ mọ́ wọ́n parọ́ wọ́n parọ́ wọ́n parọ́ Pilate wá sọ só gbọ́n táwọn ènìyàn ń sọ ṣé ò ní dáhùn só ò ní fèsì rí àfèsì fún tó nọ́ọ̀lù ní pé yóò rí pé èyàn tó bá kí bóyá kí náà ń pè kódà kí èyàn jẹ́ bí àfá nìkan tó bá wà níbi kan àwọn amọ́tù náà sí wà ń bẹ everybody wà ń bẹ wọ́n ń dípá ti ń takọ ẹ̀sìn lójú rẹ tó bá fún yẹn ní èyí ó ti mọ̀ pé ẹni anù làwọn ilé bò tó wáyé bí àwọn amọ́tù náà sí wá ń bẹ̀ bò jésù wá nìyí lọ́dọ̀ àwọn amọ́tù náà àwọn ń bèèrè lọ́wọ́ wọn kí náà ń pè wọ́n ní and he answered him never to a word kò sí dáhùn kàkà ilé yìí gan kọ́kọ́ píkṣọ́ jésù ní píkṣọ́ gidi náà gbéṣẹ́ tó fẹ́ káwọn èèyàn mọ̀nà ní àbẹ́ni tó fẹ́ káwọn èèyàn ṣe kí ni o kí because ó possible pé kí wọ́n náà tó wà ń ẹni yìí ń sọ but àwọn Christian wà tún ibi pé no Jésù dákẹ́ reason ni wípé reason ni wípé kò fẹ́ kí náà ń pè ìtòkó fẹ́ kú ni wọ́n ni ó dákẹ́ because ó fẹ́ kú ni àrárá ah, ah, wo èyàn tẹ́ ń sọ yìí ká tó mú wá sọ́dọ̀ gọ́ọ̀nà ẹ̀yìn lẹ́ sọ pé wọ́n mú lálẹ́ tó ń sàdúrà pé Olúwa jẹ́ kí Ifẹ̀ yìí kọjá mi abótigbàgbẹ́kọ́ mọ́ǹkà ní Bible ta ni Jésù ń pè ó ń sàdúrà pé ọlọ́run let this cup pass by me ṣe ti gbàgbé àbí kí ni cup yẹn ikú kò fẹ́ kú now ó wà níwájú gọ́ọ̀nà time tó tún lè sẹ́fà rẹ̀ kóòmì ikú gan tó ní bọ̀ wọn mọ́ ń bẹ̀ pé jésù wàdàkẹ́ wà nípa ètò kó fẹ́ kú ní abort ó wà bẹ̀ pé kò fẹ́ kú ilé ẹ̀tún ní ó tún fẹ́ kú mbì ní ìgbàtàpàdà tún wá eventually kama gbẹ̀lẹ̀gbù ní tún wá ń ké olúwa kílọ́dọ́tọ̀ pàmítí àẹ́sì ah, lọ́fẹ́ kú só fẹ́ kú àbí ò fẹ́ kú iṣu yẹn kọ̀dí àtàkọ́kọ́ yanjú ni agbùdọ̀ yanjú ẹ̀wò só fẹ́ kú ẹni tẹ́ kàmá belébù yìí só fẹ́ kú àbí ò fẹ́ kú in ti ma sọ yínkà bèèrè ní pé só fẹ́ kú àbí ò fẹ́ kú tó bá ní ó fẹ́ kú níwà ní ẹ̀ẹ́ bọ̀kílé tí ń parí lórí tó bá ní rárá kò fẹ́ kú ẹ̀nà ni kí ló tó fi dákẹ́ bí ló tó fi dákẹ́ bí ṣìbọ̀yìn tí kó fẹ́ kú ni àwọn kí ni azin kìkín ṣe nǹkan tó ṣe pé kí ni o tí belief tí ẹ̀wọ̀dọ̀ gbédé wájú Allah subhanahu wa <clears throat> ta'ala lẹ́fìrí pé Allah subhanahu wa ta'ala wọ́n sọ nínú Qur'an nínú tírà tó ṣe pé la ya'tihil batilu min bayni yadayhi wala min khalfihi tíra tó ṣe pé àkínáǹgbè ìbàjẹ́ ò lè wọ́ láti wájú ní àbí láti ní ẹ̀yìn náà ẹwà mọ̀ gbọ́tọ́ lọ́n sọfà ní kòránù ọlọ́run ni pé wọ̀kọ́ ní him ọlọ́run ní àtọ̀rọ̀ ọlọ́run bá ń ṣe rọ́dù fáwọn kọ̀kọ̀kan pé ni ọlọ́run ni wọ̀kọ́ lè him gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ táwọn ẹni bí Isa ibn Maryam àti àwa la pa Jésù mizaya àwálápá àti pádánù rasulullah ọlọ́run ló dìsí ọlọ́run ni àti pa jésù àti pádánù ọlọ́run ni wà máa qataluhu wà máa salabuhu ọlọ́run ni wọn ò pa wọn ò kán má gbélébù mùsùlùmí àkídà ti ẹni yóò wọn láǹkà fún Kùránì yóò wà máa salabuhu walakin àmá ọlọ́run la dáárú mọ́ lójú ni a dáárú mọ́ta ní lójú mọ́ lójú dè ní àwọn yahudi gbà pé jésù òpòrò ẹ̀dá tí ń pèpè tí ń kílèmù pa nẹ́bí ọlọ́run lóhun lẹ́yìn tí mọ́rí christian tán sọ pé ha state of Israel is our state abúmọ́ tó ń sọ ni àwọn ilé gbàgbé kẹsẹ̀ rí níwọ̀n ah, kọ́dà kọ́ mọ́ sọ̀pọ̀tà mùsùlùmí ó bẹ́ta jàunjì lọ kí nìdí ìdí ni pé àwọn mùsùlùmí àwa revere our respect and they hold in high esteem Jesus of Nazareth son of Mary gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà nìyá rẹ̀ Mary àwa hold you in high esteem with respect dandas nínú ẹ̀sìn Islam bó bá ṣe bẹ́ẹ̀ kèfèrí ni ọ́ àwọn mùsùlùmí wà áwọ́lá ń kọ́ àwọn ará Palestine Gaza wọ́n wà áúlákọ̀ support níbi ètí ìṣẹ̀lẹ̀ yìí jù àwọn Israelite lọ àwọn Christian nígbà pé Jésù òpùrọ́ ọ̀daràn ní apádànù ẹni bí ta kàmágbélébù ìdí ni wípé ó ń klèmù pa nàbí Ọlọ́run lòun ó ti rí báyìí àbí wọ́n á gbà pé ìyá rẹ̀ ẹ̀ ó ń zì náà ni ìyá rẹ̀ fa ó lọ ṣe zì náà wọ́n fún lóyún bìkan ó wá gbọ́mọ wá ó wá ní oyún ẹ̀mí mímọ́ ni bílífù ilé yìí bẹnu Talmud ìwé àwọn nínú ìwé àwọn Jíù tọ́pù ìwé wọn ni lẹ́yìn tó rá Talmud in bẹ̀m̀bẹ̀ gbàgàdàgbàgàdà báyìí àwọn olówọ́wà ọwúlá kó support bí ìbá kí n ṣe àwọn mùsùlùmí kódà kí ló wà ọwúlá kó ṣe gan tí ìbá ṣe bí kó di mùsùlùmí gangan fún ààrẹ náà ọlọ́wà ní pé wà máa sàlàbúhu wà máa kọtàlúhu walakin shubbiha lahum wà inna alladhina ikhtalafu fihi lafi shakkin minhu bitafẹ́ lónìí so ráwọn tàà ń sọ yìí àwọn kírísẹ́nì ni àwọn jíù ni kò yẹ wọn illa tibaa adh wọ́n kàn tẹ̀lé conjecture ni ẹn ìgbà tí jésù wá fẹ́ kú ṣé jésù fẹ́ kú ni ẹni tí ń ké lórí àgbélébù ọlọ́niwọ́ wà fi ṣẹ́kìn ma lahum bihi min ilmi illa ittiba'i dhann wa ma qataluhu yakina mú ò pa àwọn ogun òṣù àpẹsà àwọn pàpàlù pa in tó ṣùwà Ọlọ́run bá gbé Jésù lọ sí sánmà lójijì báyìí wa kana Allahu azizan hakiman Ọlọ́run bá ọba alágbára ọba ọ̀jọ̀gbọ́n so um, aya yìí ó clear ó sì fi ń rìnlẹ̀ fún wa pé ara o Jésù nǹkan wọ́n ṣe kí ni wọn ò pa wọn ò sì kan má àgbélébù náà a pípẹ́ ẹ̀kọ́ ìṣẹ̀kan wá ń bí fáwọn Christian níbi ìwé tànkà ìwọ́n prepare question kan fún wa láti lè fi confirm pé ó kẹ́ẹ̀dú sí lóòtọ́ gan níwọ̀n pàkẹ́lẹ́bà mọ̀dódó tí Kùránì sọ ohun question yíwa based lórí lórí Matthew lórí àwọn narrations Matthew okay ṣé àwọn tí wọ́n pa Jésù ṣé wọ́n mọ̀ àbí wọn ò mọ̀ Matthew claim pé wọn ò mọ̀ tó ń tí pàlú claim pé wọ́n mọ̀ ah, ìgbàwo ni wọ́n mú Jésù àmì ah, matthew believe pé òògùn ni wọ́n mú nínú ẹ̀ ni pé ta ló direct wọn láti lọ mú jésù matthew narrate wípé judas ni ṣé ó direct wọn free of charge náà gbogbowó gbogbo ilẹ̀ contradictions ni o wọ́n kàn view matthew náà sọ yí o àmì gbà pé ó gbowó ni àmì ni pé ọ̀fẹ́ ni àmì ni pé òògùn ni àmì ni ọ̀sán ni àmì nígbà tó fẹ́ mú jésù wọ́n mọ̀ àmì ni wọ́n àmá so naam àmì ah, ah, bóò ni jésù ṣe rí nígbà tán fẹ́ mú lálẹ́ ma ti sọ wípé jésù ń sin lọ́hun ń ṣàdúrà lọ́wọ́ ni kódà ẹ̀rù ń bà á ìwà ń ṣàdúrà ọlọ́run ti fẹ́ mú mi ọlọ́run jẹ́ kí ife yìí kó kọjá mi wọ́n jẹ́ kí wọ́n mú mi wọ́n jẹ́ kí wọ́n ṣe kíníkà kíníkà so ibá yìí àbí so ọ̀rọ̀ ó wá ń ṣe ni ó ń yanilẹ́nu pé ṣe wòrò báyìí gan lè jáde lẹ́nu mùsùlùmí tó káàtẹ̀ tó wá sọ ìtọ́ pẹ̀lá nẹbí ọlọ́run káàtẹ̀ tó wá sọ pé ọlọ́run ọba tó dá gbogbo ayé because mo ìtọ́wọ́ jẹ́ mùsùlùmí yóò dúó lórí pé tọ́ qadarullah azza wa jalla yóò sì dúó lórí pé ẹ̀sìn ọlọ́run bá lélẹ̀ in tó bá fẹ́ ṣẹlẹ̀ ní ó ṣẹlẹ̀ nínú ẹ̀ ni pé kí ni conditions àwọn 11 disciples mati wọn pé lálẹ́ ẹjọ́ náà lọ́hùn ẹ̀yìn ìbẹ̀wí lágbára dé pé gbogbo wọn sì sọ̀rọ̀ àwọn disciples nù àwọn wọn náà kọ́ nípa àtàn sí bá disciples náà kọ́ nípa àtàn gbogbo ti sùn lọ wọ́n níbẹ̀ wí ní agbá gbogbo ṣe kí ni o gbogbo wọn sùn lọ àmì ni wọ́n sádánù ni so àwọn ìbéèrè yìí ó ń wà fún àwọn Christian láti lọ ponder over it now Matthew wa mú wáyé pé gbà tí wọ́n ń sùn Jésù lọ ń jí wọn lẹ́yọ kọ̀ọ̀kan wípé wúyẹ gbogbo yín ẹjìdé ẹjìdé ẹjìdé kí ló tẹ́ ń sùn kí ló tẹ́ ń sùn ẹ má jẹ́ kí temptation kó ṣe kí ni o kó borí yín Jésù wọ́n sọ pé ah ọkàn wọn fẹ́ ṣe àmára wọn ò fẹ́ ṣe so àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn nǹkan tí èyí mọ̀ rí ẹwà rúpa bóò lóhun ṣe lè bòyàn mọ́lẹ̀ ní that time particular point in time èyàn tó bá jẹ́ ni tí ń ṣe dáwà lásán tí nǹkan bá fẹ́ ṣẹlẹ̀ sí àtàwọn tó wà pẹ̀lú rẹ̀ lánàjọ́ sẹ́nìbọ̀dì ó sùn ta ni ó sùn kódà tí ò tó bá igan in tí ò tó bẹ́ẹ̀ in tí ò tó bẹ́ẹ̀ kí wà láàkẹ́kẹ́ fẹ́sẹ̀ lásán kálùkù lájú kalẹ̀ báyìí kí ni <laughs> kí ló fẹ́sẹ̀ lálẹ́ yìí kódà káàtẹ̀ fọ̀rọ̀ sílẹ̀ àwọn akọlẹ́ta kan fẹ́ ajalè rẹ̀ wọ́n fẹ́ jalè abọ́kan fúra wọ́n fẹ́ ajalè lè rẹ̀ lálẹ́jọ́ wọ́n kẹfẹ́ ajalè ní o mú pọ́npọ́lọ́mù yáde báyìí ó wà mọ̀ káàkiri lóògùn wà yájúlẹ̀ báyìí àtìyàwó àtọ̀ gbogbo yóò mọ̀ ẹ́ máàkì tí rí fún mọ́jọ́ tó ń bá fẹ́ mọ̀ kọ́ kátọ́ wá sọ pé Jésù tẹ́lí òun ló fẹ́ kú fẹ́sẹ̀ yín àwọn disciples ti sùn lọ wọn wá látara kankan látara ẹ̀rùn pàwọ́ ẹ̀dùn àwọn òun náà wá kọ stórí àwọn tàti sùn lọ àwọn olówó tẹ́sì stórí ṣe bá tó ẹka wítẹ́sẹ̀ ní àmọ́ ti kí ni wọ́n ti sùn lọ mọ́ ti wọ́n mú wẹ́ pé nígbà wọ́n fẹ́ mú Jésù àwọn dìsákùsì fòdìdé báyìí wọ́n fẹsẹ̀ fẹ́ ni wọ́n kan dúgbó náà bẹ̀bẹ̀ ẹ́ àwọn wọ́n tún lórí wọ́n lórí wọ́n ni wọ́n pakọ́ náà jẹ́ ṣe lè dìbì ṣe irú picture gangan ló wọ́n bikini all these are present in the Bible and we are reading from the Bible kò sí jàmbẹ̀ now so lálẹ́ ẹjọ́ yẹn gbogbo àwọn nǹkan báyìí kọ́ ni wọ́n ṣe kí ni àwọn questions sí wọ́n bọ́mí ilé ka gbogbo ẹmọ́ ní ìní inshallah so nǹkan tí ma kàn sí lọ́la shortly o ní pé ma kàn mọ́ bí àwọn àfiwé àwọn àfijọwá nínú um, kínàpé nínú bíbélì lórí kọ̀dọ́yàyè but mo ti rí àwọn nìkọ́tì kan láti mo fẹ́ ká inshallah ní tẹ́fì mọ̀ pé crucifixion irọ́ lásán ni fiction lásán ni ìgbín ṣe kẹtí ó ṣẹlẹ̀ kẹtí tí wọ́n hun ni náà but tẹ́bá ní ẹkẹ́ mọ́ ti kàwọn díẹ̀ nínú matthew question tí ọkọ̀ wá ní pé ta ló kọ́kọ́ nínú àwọn question tí ó tún wá ní pé ta ló bá jésù gbé àgbélébù sẹ́nìkan bá gbé àbí ògbé mark matthew àti luke àwọn ní pé simon of Cyrene òun ló bá Jésù gbé àgbélébù yìí bọ̀ nínú John wọ́n ní Jésù ló gbé àgbélébù fún rẹ̀ ta ló gbénú àmì Jésù sánpin gbé ni àbẹ́nìkẹ́ kò wulẹ̀ tí ẹ̀gbẹ́ àgbélébù yẹn gan irọ́ ni nínú ẹ̀ ni pé àgbélébù yẹn gan kí náà kọ sí bíbẹ̀ kí náà kọ sára àgbélébù yẹn máàkì ni pé the king of the Jews pé the inscription was the king of the Jews Matthew wọ́n pé ìtọ́kọ̀ síbẹ̀ ni pé this is Jesus the king of the Jews líkì ní pé wọ́n kàkọ́ síbẹ̀ pé this is the king of the Jews ìmí ni pé John ni pé wọ́n kọ síbẹ̀ pé Jesus of Nazareth the king of the Jews náà kí ní kàwà ṣẹlẹ̀ lórí àgbélébùú orí mìkan tó wà ní Bible wọ́n ni pé àwọn olè méjì kan wà ní ẹgbẹ́ rẹ̀ Mark ni pé the two thieves are mentioned but kò sọ́rọ̀ kan bẹ̀ wọ́n kàtà pé àwọn olè méjì wọ́n bẹ̀ àmọ́ kò sọ́rọ̀ kan martin ni pé àwọn olè méjèèjì yẹn wọ́n bú jésù ni pé e orí ṣe bó láfà ní ọdún eee àwọn olè méjì yẹn bú jésù líkì sọ pé ìkan nínú wọn jésù ìkejì wá ń criticize ẹ̀ pé kí ló tó ń bú story of the cross kódà jésù padà sọ fókèjì pé yóò ṣe kí ni o yóò wọ àlìjẹ́nà so yìí báyìí àbí níjọ́ ẹ̀ that day tó ti pé John àti act àwọn claim pé kódà Jésù ò padà lọ sọ́run gan àyàfi after 40 days lẹ́yìn gbàyìn nínú John wọ́n ní àmì èjìyàn kí ń sólì nínú narration kan lè yíò variations orísìírísìí tí ò jọ mọ́ra wọn nínú ẹ̀ ni pé wọ́n ní pé wọ́n fún Jésù ní vinegar wọ́n fún Mark ni pé wọ́n fún Jésù ní kí náà ń pè ẹ̀ẹ́ eh, wine àti mẹ́rin wọ́n fún méjèèjì mu martin ní pé rárá vinegar ni wọ́n mu bọ̀ jésù ò mu john ní pé wọ́n fún ní vinegar mu ó sì fún mu so àwọn variations àtàwọn contradictions yìí ó jẹ́ ǹkan tó ṣe pé ilé kìtàkì ṣe pé bí àwọn òwújú àwọn variations tó ṣe pé ó lè àti ṣe jámọ̀rù bẹ̀yìnà gbogbo ilé láti fi jẹ́ ká mọ̀ pé ah kí náà ń pè yìí Eh, kò sí nǹkan kẹta ń pè ní ìkan anybody ma àgbélébù now, time gan ni wọ́n ka jésù ma gbélébù máàkì mọ́ pé third hour ni john mọ́ pé sixth hour ni luke mọ́ pé kí náà ń pè ah, ok a méjì yẹn náà ni ìkan ni third hour ìkan ni sixth hour kí ni last ọ̀rọ̀ tí jésù sọ gbogbo ilé ìtọ́ka lórí ẹ̀kọ́ àwọn kí ni àwọn disciple wọn ti sádánù wọn ti sáàbí ó kìgbà tán sáyẹn bó ni matthew sí ojú oorun ta ló rẹ̀kọ́dù tó ṣẹlẹ̀ nígbà tán wà lójú oorun rẹ̀ ṣe matthew ló ń rẹ̀kọ́dù látojú oorun ni pé lójú oorun nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wà àwọn kí ni kò wà kò story yóò lọ́sẹ̀ mark àti matthew wọ́n pé ọ̀rọ̀ kẹyìn tí jésù sọ my lord my lord why did you forsake me hmm? luke wọ́n father unto thy hand i commit my spirit John mọ́ pé ó ní it is finished ló bá tán tọ́ ló bá tán lórí narration lórí kíso kan ewu gangan ló ṣẹlẹ̀ inú ẹ̀ ní ó tún ní nǹkan kan tí Matthew narrate wípé bí Jésù ṣe kú báyìí o earthquake ńlá kankan ṣẹlẹ̀ ni kí ló ṣẹlẹ̀ wọ́n láwọn òkú bẹ̀rẹ̀ sí ní ma dìdenú sàárè ẹ̀dàkùn nígbàtí wọ́n pa Jésù wọ́n á pa òkú wá ń jí wọ́n àṣẹ fẹ̀kan mọ́ rò ń pa èyí tó kù fi ń jí aláwọ̀ òkú kẹ́bẹ̀ sí mọ́ wú ní Mark Luke àti John wọ́n ní kò sí earthquake so yí báyìí àrí so nínú ẹ̀ ní interval ní pé kò wá sí narration kò síbi tí kíní ẹ̀ ti wà mentioned òkú dí tó báyìí tó ṣẹlẹ̀ kò wá níwà mentioned nínú ìwé history kan pé ẹ́ eh, àwọn òkú sí ń fò dìde nù sáré and then ẹ mọ̀ pé Ọlọ́run bá tó dá sánmà àti ilẹ̀ nípa yíò bẹ́ẹ̀ náà ibẹ̀ kan wọ́n wá pa wọn àwọn òkú táwọn ti ìjámọ̀ kankan àwọn ń jínú sáré irú agbára táwọn òkú fi ń jínú sáré òun kò sí èsèfù Ọlọ́run ọba níbi kankan aka àwọn ìbéèrè Ibn al-Qayyim náà fún wa ń bọ̀ wáwò kò ní jẹ́ iní insha Allah so àwọn ilé àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú ẹ̀ ní pé tẹbá tún wá ráwọn Christian láàrin ara wọn náà bóò náà sí ká Jésù àmì òní báyìí ò ti Jésù báyìí ikẹ́ wọ́n kan ọwọ́ ọ̀tún wọ́n náà wá street lọ lè báyìí àwọn kan ní báyìí wá sí báyìí èwo nínú méjèèjì orísìí jésù ló tún wà orísìí jésù kan wà fi àwọn fíìmù jésù tó mọ́ sí ìkan wà tí ẹ̀ èyí tó máa ń pè jẹ́ èyí tó ṣe fíìmù jésù òun bá dárin wọ́n bá rí ìlú ìbò wọ́n bá ń O fún se ti ṣe orísìírísìí disclaimer alẹ́mì kọ́ jésù òun ló pọ̀ láwọn church káàkiri gbàgàdàgbàdà báyìí ni ọkùnrin yìí ti fẹ́ parẹ̀ pé ah, òun máa sí fíìmù sí fántòlì ọlọ́ àyàn ah, tún rí lójú ayé fa hey hey jésù jésù ah ibi tí ṣàtọ̀ hàtì ti gbàlákàyàwó ẹ̀rí jésù mi tún bẹ̀m̀bẹ̀ báyìí lóhun ihun tí ẹ ò dà wálẹ̀ o ń ta kókó lókè báyìí ń kálùkù sáà ń ṣe tí ẹ̀ jésù àwọn gẹ́yìn kàtọ̀ pé gáà ní gẹ́ẹ̀ni jésù gẹ́ẹ̀ni oúnjẹ gẹ́ẹ̀ni ọ̀nà ìdá kí ló tí ò fi níyàwó gẹ́ẹ̀ni bó ṣe pọ̀ ní ẹtẹ́ mọ̀ rí pé kí ni gbogbo ilé ìventory ọlọ́ọ̀bá so lé pé aslu of christianity gangan ló ti wà criticized yìí ó dẹ̀ wà questioned question mark tó ní agbára wà lórí kìíní a ní kìíní yẹ kìí ń ṣe òdodo islam lẹ̀sìn òdodo Ah, ó lè decide àti criticize asùn islam o àwa rẹ́dì fún ọkù sí problem ìgbà fún kódà fún ààrẹ mélòó mélòó àwọn pastors ṣe pé wọ́n fẹ́ criticize islam náà fi wọnú Muslim. ipé ẹ̀ẹ́ yìí musulmi ẹ̀sọ báyà bí àánú sí lọ kó wánú báìbù yìí àtìnáwò research wọn náà ti di musulmi ló fi mọ̀gbọ́ pé the bible led me to islam ṣùgbọ́n àwọn fact àtàwọn realities kò sí fílẹ̀ kí wọ́n fi ẹ̀sìn mi kí n fi takite kí n fi alìkíyàmà mi takite so an bi Allah subhanahu wa ta'ala kó ṣe dada fẹ́ nìkọ̀ kama kó fi ẹnìkọ̀ kama mana so hadha wa sallallahu wa sallam ala muhammadin wa ala alihi wa ashabihi wa sallam wa subhanaka allahumma wa bihamdik wa ashhadu an la ilaha illallah astaghfiruka wa atubu ilaik assalamu alaikum wa rahmatullahi